وسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا للأولين والآخرين قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمتنا أرسل الله سبحانه وتعالى إلينا نبيه محمدا صلى الله عليه وسلم ليرشدنا إلى سبيل الله وليعلمنا أمور ديننا وليعلمنا ما يقربنا إلى ربنا من الأعمال الصالحة فمن اتبع هذا النبي وما جاء به من الهدى أطلح وأنجح ونجى من عذاب الله ومن عقابه وهذا يفسر قول أبي هريرة في حديثه عن رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخل الجنة إلا من أبى سئل يا يأبى فقال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أمة الإسلام الله سبحانه وتعالى قد أرسل رسله كثرا لئلا يكون للناس على الله حجة بعد الرسل من آمن بهم كان من المفلحين ومن ترك سبيلهم وعاندهم واتبع غير سبيل الله سبحانه وتسامى خسر وخاب كيف لا ربنا سبحانه وتعالى علق نزول البركات والخيرات بإقامة العدل على أرضه فقال سبحانه وتسامى ولا تفسدوا في الأرض بعد إصلاحها وألق الله سبحانه وتعالى نزول الابتلاهات والعقوبات والعقوبات على ارتكاب المعاصي بعد أن قد نهانا عنها قال الله سبحانه وتسامى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس لنذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال سبحانه وتسامى وبلوناهم بالحسنات والسيئات ماذا لعلهم يرجعون فقال فنعوا باتور والمسلمين أن ترى لكي كرات قريطان النبي صلى الله عليه وسلم أن ترى بنات بما جاك يفمقوا ألو بني صليقون كان النبي وبني صليقون لاري أتيا وعرليا النبي وأتيا الصحابة لاري kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lójọ̀bọ̀ alìkíyàmá ẹ̀yọ́nà àníẹ́sìn bó ń fi àsìkò náà létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́bẹ̀ sí ẹ̀nà létí ìbẹ̀rù rẹ̀ anítàkùnlá ẹjá jẹkọ̀nù ọlọ́wọ́ba ibẹ̀ olóore wà fún wa láyé àtàlìkíyàmá ọba adẹ́dà kọ́lásẹ̀ kábẹ̀rù rẹ̀ fi mawadi'a kathiratin fi aziz àwọn ìmẹ́yọ̀nà nínú al lọ́bàrẹ́dà ti kọwàlásẹ̀ kábẹ̀rù ohun káwà fi ìbẹ̀rù kam lọ́wọ́ tó bá ti jẹ́ pé bọ́lọ̀ ọba dídà ti ẹran wà ní yóò di gàgá láàrin àwọn àti ya rẹ̀ àní tọ́síyà ọlọ́njọ́ jàrí jẹ́ alẹ́ pẹ̀lú rẹ̀ ó máa wọn nábi rẹ̀ pẹ́tọ́ ní sẹ́ntẹ̀lé ṣe kàbàlọ̀ ìkóòtùdé tí kàbàlọ̀ ìkóòtùdé títítítítí tó fi rán nàbí wa sallallahu alaihi wasallam ó sì ṣe ní òkun òjíṣẹ́ ẹnikẹni tó bá tún wà ní ẹ̀mí rẹ̀ wípé òjíṣẹ́ tuntun mí ń bọ̀ tuntun mí ń kú sórí irú gbàgbọ́n kìí sẹ́ntọ́lọ̀ bó kìkàbọ̀ kò kúre

لكل جعلنا منكم شرعة ومن هذا أفضل نبي ní àwọn òfin ìntọ́ máa tọ̀ ní bó sì máa sì sẹ̀mìrì sọwárí àwọn òfin tàà gbílé ọ̀rọ̀ yìí ibẹ̀ ni déédé wà lórílẹ̀ ọlọ́run tí déédé ti wọ́n sẹ́mìí متاما يقام العدل في الأرض تنزل الخيرات والبركات الدور لون كما تنتلي انت مفيوة النبي orí ma ṣẹlẹ̀ lọ́tún lọ́tún ìbùkún ma ṣẹlẹ̀ láti sánmà nítorí wípé ń táwà náà ń fẹ́ ní sánmà ẹ̀ tí ń ṣe lórílẹ̀ ìjẹ́ ìná wà ń fẹ́ lórílẹ̀ ẹmọ̀wárí àwàbọ̀ àdúbìwàì sallallahu alaihi wasallam in tí wọ́n fi ọgbà lágbàtà ọgbà ń tẹ́sẹ́kù mẹ́ nítorí wípé èèwọ̀ ni kéyìn yọ àjọ tí ọ̀rọ̀ ma wà jọ ní ìgbẹ̀tẹ̀ fi ń jọ ó náà fẹ́ owó ètò sí ti أفتؤمن ببعض الكتاب وتكفر ببعض eléyìí náà ló sì jẹ́ ìgbàyà tí ànábì sallallahu alaihi wasallam tó gbéṣẹ́ ní àwọn sọ̀hábà ní jẹ́ fọ́nà sọ wípé gbogbo tó bá ti rò mẹ́rin tó rò mẹ́rin ń gbẹ́dà jẹ́lé kọ́bàkẹ́ mẹ́tì ìṣẹ́ ìṣẹ́ bá ṣe iṣẹ́ ìṣẹ́ rẹ̀ tẹ́ bá tún kó sì dákú èyí bí ìdàjọ́ lè gbogbo tẹ́lẹ̀ ẹ̀rù an sọ àbàbà kúra wọn jọ wà bẹ̀rẹ̀ jẹ́ àmì hadith àbí rọwà hadith bàkọ́rọ̀ gbogbo sọ̀hí ẹ̀rù bá wọn pé níbi la fẹ́ kílè ìgbà wọn bọ́ sọ̀sọ́rọ̀ mi pé laqad anzala Allahu ta'ala fi kitabi ayatan lẹ́nu Ndị wá sọ́dọ̀ na kàmà yàkúrò ayò kìtà bẹ́yìn sí bí àwọn tí ó fún tí a ti sọ ya rẹ̀ náà ti fẹ́ sọ àwọn Yahudi àti ẹ̀nà sọ́rọ̀ wọ́n ni sẹ̀mẹ́ná wá ọ̀sọ̀yíná ọlọ́run sọ rẹ̀ i, pàṣọ àgbọ́ nígbà tí ti èdú bẹ̀ta àgbà wọ́n ma bọ́lọ̀ sọ̀rọ̀ bí ẹ́ sí sọ ní

yẹ̀dínlù bí lọ́pùsù yìí ṣú àrí ààrẹ ìyẹ̀dẹ̀ tí wọ́n òkú òsí rẹ̀ kátẹ́sẹ̀ ní ẹlẹ́ni bó òkú òkú òsí ààrẹ ó díyà ìtayà ń kọ́kọ́ sọ́nà wà in túbìdì ma fi àǹfẹ́sùkùn áùtù fún yóò hasibikum billah lọ́wọ́ rẹ̀ ní tọ́bá wọ̀ ní kí á sí wọ́n bá kúnlẹ̀ wọ́n bá ń rawọ́ra ṣe ọlọ́run tó sọ̀kalẹ̀ náà àti gbọ́ àti ìgbà náà gbọ́lọ́lọ́wọ́ wá tó bá wọ̀lú léṣe wọ́n ò dìde lórí ìkúnlẹ̀ tọ́lọ fi ń sọ áyà méjì tó parí fọ́tù lè bá kọ́rọ̀ wípé àmànà rọ̀sọ̀ bí ma ń sílẹ̀ ilé ìyàn rọ́pìrí wọ́n mọ̀ nínú ẹwùn mí nàánú o ah, àmẹ́bí ó ti tàn rúntà àkọ̀kalẹ̀ fún ọbáyì Ah. ọlọ́wọ́ bàbọ̀ ọlọ́ni tó bá wá rí bẹ́ la yukallifullahu nafsan illa wus'aha in tagbara yóò ní ká ìrì làbọ̀ ìlọ́ laha ma kasabat wa 'alayha ma kasabat ẹni kọ̀ọ̀kan in tó bá ṣe ń dáadáa oní ó jẹ́ rẹ̀ in tó bá tó ṣe tá bá gbàgbé sentoniamasi a bá semisteki sentoniamasi ó sì sàmùdúkù òkun a látọ̀kọ̀ ìsánmà ọlọ́mọ̀ ní sọ́rọ̀ kan lẹ́wọ́ ọlọ́mọ̀ ní kọ̀dùfà alìtì bùdìṣẹ́ bẹ́ ربنا ولا تحمل علينا إسرا كما حملت على الذين من قبلنا ربا àdéhùn táà ní mẹ́gbẹ́ tí ó mẹ́gbẹ́ mìíràn fún wa táà fi mẹ́rẹ sẹ́yìn láti súnmọ́ mẹ́gbẹ̀ẹ́ ní alórí àwọn ànábì Mùsá tàwọn èèyàn rẹ̀ tẹ́ bá fẹ́ kírò fẹ́mi ọlọ́run ọba àrísàtàsàdán ẹ mara fún mi o ṣùgbọ́n rẹ̀ Mùsá sọ fáwọn èèyàn rẹ̀ títọ̀ bá tàfihàn lá wọ́n gbọ́dọ̀ fún mi fọ́wọ́ wọ́n lọ owó kùta wọ́n mọ̀ wá fi bú ọ̀gẹ́gẹ́ bí awọ́n tí oòrùn rẹ̀ bá sí táwọn <laughs> sọ fún yí pẹ́sìn ìtì ilé ẹni wọ́n ní èmi náà rò bẹ́ẹ̀ nílẹ̀ òfin tọ́lọ ń fọ́n nẹ́bì Musa ẹn bá páyàn wọ́n pàlì ọ̀sọ́ àkàkàn pàlì lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì ẹn lè pààyàn ọlọ́run fẹ́ ọkàkùn mọ́sàmójúkú tó bá jẹ́ pẹ́yìn náà bá sàmójúkò ẹ̀pá number one ẹlẹ́ẹ̀kejì tẹbálẹ̀ sàmójúkò ṣùgbọ́n mòjúkò yí ìtumà kan lè mẹ́báyé fún kí ìtumà náà ẹgbà nǹkan àkàrà padà díyà ní ìjẹ́rẹ̀ aláàfún ìdá ó bà díyà àpamọ́ ẹgbọ́n ọ̀rọ̀ tẹ bá sì yẹ fẹ́ gba ìtanràn gbọ́yọ̀nda tẹ bá wà lẹ yẹ mú tẹ́mì tẹ́mì títà àti ẹgbà nkankan mo fún ẹ̀yẹ ní afúrù takhfifan wa taysiran kọmọ̀ jẹ́ pé bí tí mo sáfẹ́yìn ní kọmọ̀ rọrù jù ọlọ́wọ́ afẹ́lẹ́ kẹta kò fáwà ó bó sì gbé ètò kalẹ̀ rí. Àwọn nẹ́bì ìrànwọ́ tí tó bí wá kàmí sọ̀sọ́lọ́m. Jẹ̀míra, kí O bí máa bí wá pọ́bọ̀ ọlọ́run ọ̀sẹ́ tó di ẹ̀lú wa, ṣùgbọ́n táàmù pàdé rẹ̀ àmúrọ́. Kútúbà yìí, yọ́ máa bọ́ wa sọ̀rọ̀ rí wípé, ṣe ń tí ń ṣẹlẹ̀ sí wa nílùú yìí,

kámọ́ lọ́wọ́ democracy orí ìbú ní jọrẹ láti sánmà ní àti sọ́bẹ́ láti bó ní ó kọ́ rẹ̀ náà júwé rẹ̀ ẹ̀rù tí ó ti parí rẹ̀ àwọn tí ó sì pòkọ́ ìfún ní ilé ìtàwọn mọ́kàn wọ́n sì gbélé lọ àti jẹ́ nílà kẹ́ èèbò tó gbélé láà lọ́fẹ́ àjọ ní kíni o àjọ nílà kẹ́ àwa ẹnu láti sọpá ń fẹ́tọ̀ lọ́n ṣùgbọ́n kí ló sọ àwa náà di ẹni tí ó nílá àkáyìmà kí ló sọ wá di bẹ̀rẹ̀ kí ló sọ wá lẹ́nu ẹran kí ló sọ bẹ̀rẹ̀ Allah subhanahu wa nínú sọ́tù Rum albahar yẹ al'amsar walkura ọ̀tọ́ wà fún àsọ́mbẹ̀ lọ́bí márùn bá ti ní túbà akan lè gẹ ọlọ́bà jari rí díẹ̀ sọ́mbẹ̀ yóò fasadu fi lè bẹ̀rẹ̀ ọ̀nà tó dì nínú pápá àwọn èèyàn mọ́ tó wẹ́sẹ̀ lọ́bẹ̀ ṣe ọmọ bí tọ́jú àti ń kọjá nínú ìpàtàkì ti gẹ́rẹ́ àríbìnà tí a rí ẹgbẹ́gbẹ́ ọmọ ilé ọmọ kọ̀ọ̀kọ́ oṣù gbọ́dọ̀ sẹ́ẹ̀sẹ̀sì ọya ẹ̀tẹ̀sẹ̀ mẹ́rin nítorí pé ayé ọlọ́run ti bínú bẹ̀rẹ̀ àwọn èèyàn ti lọ kọ́ nǹkan bẹ̀ o nísìn wọ́n náà fẹ́ lọ máa fi bẹ̀ gbafẹ́ tí ó bá jẹ́ tí bùkátà àkànà bí wọ́n gbàbẹ̀ kọjá bá ṣẹlẹ̀ sí àmì nẹ́bí àrígbẹ̀ ìlú ọ̀rùsẹ̀ tí tó bí ọlọ́run yẹ bẹ́ẹ̀ ọlọ́run bínú ọlọ́run bínú ẹgbẹ́ kan wà sọ wípé ẹ̀ẹ̀ẹ́ tọwà tó wá ń bínú kọ́ ah jẹmọ́ ẹ jẹ́ wo kíkà nǹka rẹ̀ èèyàn lọ́rẹ̀ ọ̀rẹ̀ tímọ́tímọ́ gbogbo tó lọ́gbẹ́ ní ìgbẹ̀rún òtùsọ́rọ̀ òjìṣẹ́ ṣùgbọ́n sọ́bọ̀rẹ̀ rẹ̀ tí wọ́n bẹ́ gọ́ọ̀mù bàbá yìí níbi àti ọ́fíìsì ọ̀bọ̀ òjò ìyánsìsì anábí wọ́n wò pé tó lọ ní kí n sọ fún ẹ̀gbọ́ ojú òyà ló ti kò sì sí ma nǹkan mọ́rọ̀ ọ̀dà mọ́ wá ń bọ́lọ̀ ń bí ní lójú ẹsẹ̀ kò rọ̀ annabi yunusunu mugadiban yugadibu qawmahu fillah in bo ban ba wọn rẹ̀ bínú o won sọ pé o bínú toto ni ba lọ owo ojú omi ijide mo ní kíni kan wo sí báyìí bo yan sa o ara ń fún mi bí mi Ọlọ́run sì ń bínú sí a ah, woni ọlọ́gbà ń bínú sí wọn kí láà fún mọ̀ lórílẹ̀ ìwọ̀lọ́dà jùlọ àríwá ọlọ́run wá ń sọ fún ẹja wéèlì wípé mẹ́rin sáré lọ gẹ́gẹ́ bí báyìí báyìí báyìí ní ọkùnrin ní lọ́rùn ní ọ̀rọ̀ mi kan bẹ̀tọ́ sẹ́lẹ̀ mo ní bínú ìwọ̀n bá mi bínú bà tí ìfẹ́tẹ́ bínú àsìkò tí bínú ètò kí ìfẹ́ ọkọ́ bá bínú lẹ ẹ̀rọ gọ́mọ̀ kó ní ẹgbẹ́gbẹ́ ọkọ̀ sí ìkọ̀ bínú tó sọ́fọ́lọ́ ọba gbọ́ lọ ó sì rí àpẹẹrẹ ẹ̀kọ́rọ̀ ó bínú ṣùgbọ́n ọba yìí àti màlẹ̀ríkà لا يسأل عما يفعل فهم يسألون فوحى الله للقوت قال الله صفو اجاوك إنه ولي من أوليائي ونبي من أنبيائي لا تحدث له عظما لا تحدث له عظما ولا تكسره عظما ولا تخلو لحما فهو بدعو ليبو ọgbọ́gbọ̀ jẹ nǹkankan ní ẹran ara rẹ̀ kọ́ ọlọ́mẹ̀ bá ń lò dìdí oní o àsọ ní wájá àìkò bá túnná kà sí jíná lẹ́wù ọ́sẹ̀ ní wá fẹ́ di ẹ̀wọ̀n fún jẹmọ́ sọ́lọ́ ọba tí ó ń gidi nù gbọ́gbọ́ orílẹ̀ ìkòrú láti ti ọ̀rẹ́ rẹ̀ sẹ́wọ́n bẹ́ ọ̀rẹ́ tó ọwá pákéjì ẹ̀ wípé ìbí ọpa mẹ́sẹ́wọ̀n lọ́wà jẹ́ ní ẹ̀wọ̀n òkùnkẹ́jì orí ní ọjẹ́ tí òkùnkẹ́ta inú nǹkan tí mọ fẹ́ tí ó sí tí ń jẹ́ ẹja ma wá wà ní ọkọ̀ mẹ́ta fanada kébùlùmáà ìbẹ̀rẹ̀ mùsùn tí ń kọlọ́ ọba jẹ̀mọ́ tó bá jẹ́ mi àti aburú di tó gbalé gbogbo àwọn ọmọ mẹ́sílẹ̀ aṣọ òkú kalẹ̀ fún aṣọ wà láàkọlẹ̀ fún kí ló nípa nítorí pé ẹ̀ láyá àti mọ́ ẹsẹ̀ ìsinẹ́sẹ̀sìnà ẹtúkọ̀ pọ̀ ní ìgboro ẹ lọ tó létí odò kó bí ọmọ wẹ̀ ó láàrin ọkùnrin بما كسبت أيدي الناس أي الناس بندن لذلك جاء في السنن عند ابن ماجا وفي المجم الأوسط عند المام الطبراني وفي المستدف المحاكم وفي الحلة عند أبي النعيم رحمه الله الجميع من حديث أبي ابن عمر رضي الله تعالى أم رضاهما عبد ابن عمر أني عليه السلام بقى قرآن جوكا وأقبل علينا رسول الله صلى الله عليه وسلم إن شاء الله هو أجدي فيها أفسي وبي أجدي رواه أنا أقول أولا أنه أنبي واني خمس إن كما نكم بتوتيك أخليني إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن إن كما هم ìjọ tó bá ti di wípé wọ́n bá ti fi gbé ìwò láti sánmà tó bẹ́ di àdẹ̀wò fún láti sánmà àti pé rán ah, olóòjọ́ olóòjọ́ ó tí mo dojúkọ ìgbẹ́jẹ̀ nǹkan wọ́n bá wọn hmm. oh, àwọn tó ní ìgbẹ́júkọ fẹ́ ṣe ń tẹ́ sàhábà ìbẹ̀rù tún wà nẹ́bí nítorí pé wọ́n fi ń tọ́kọ̀ hàn Homson tí nǹkan mẹ́rin rẹ̀ sọ tí ó mẹ́ tí ń fi bẹ̀rù wà ọdún láì án tó náà ọlọ́dọ̀ mọ́jọ jẹ́ yìí ni ẹ́kùdú wọn tí ọ bà já wọn àwọn oní ọjẹ́ ìbáwà yìí máa zọ́hàrọ̀ ìfàsáàdù qawmin والعوجاء التي لم تكن مضت في أسلافهم الذين مضوا أقول ìbàjẹ́ zina kọmọdún lọ́mọ ọ̀wọ̀ kúwọ̀ jáde mú olé tí è ṣe pé ònìkan ní dágbélé ìyá rẹ̀ ọwà ń bẹ bàbá rẹ̀ ọwà ń bẹ bọ̀dá rẹ̀ wà mẹ́ gbogbo orí kìrì tí ẹ̀dá tí ń ṣẹlẹ̀ agbúrúfọ́fá hátà ní orí nínú bíra tí ó fún wá di pé agbúrú yẹ níbi tí agbára ní wọ́n bá wà nígbà wọ́n tó kọ́ fún ní permission wípé ẹjọ́ ọmọbìnrin tó bá ti klọ́kì 18 ilé wọn tó bá wù ah! ọmọbìnrin tó bá ti klọ́kì ẹ̀ntì ó lè lọ sọ́dọ̀ ọkùnrin wọ́n fẹ́ káàkiri gbà yílọ lọ́dọ̀ àwọn ìbò lọ́dọ̀ ọba lọ́dọ̀ àwọn kú sí tọ́kọ́jẹ́ pé àwọn ọmọ ti ṣe ní ayé wa aburú ọba ti di tí ọdún tí mọ̀má bí wọ́n pẹ̀lọ́wọ́ ọ̀fẹ́ lásán obìnrin owó ìpínlẹ̀ wọ́n pẹ̀lọ́wọ́ kírìmù wọ́n sì obìnrin ilẹ̀ ní oòrùn nǹkan tó mọ̀rùn ní títì ní dábáwò bí wọ́n kiri ọ̀fẹ́

ìgbárí àwórì tàà bá sí tv in tẹ́ mọ̀ràn wòrò bẹ́ẹ̀ bọ́rin púpọ̀ lọ́wọ́ gbọ́ lọ́tún lọ́sí hátà yóò lè kòrè ha tí ó fi wá di ọjọ́ wípé ogun ayé ni wọ́n tẹ́ẹ̀kà wọ́n mọ̀ wá pàlú ẹ̀ lọ́tún lọ́sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wá rí sí pé lọ́nà bẹ̀rẹ̀ ẹ̀yìnkan wọ́n tẹ́ramaburu tẹ́ramaburu tó fi adìnà ọmọ ẹ̀rẹ́kùn kẹ́mìkọ́ kẹ́kẹ́kẹ́ ọmọ ọ̀bọ̀ jímọ̀ kọ́ wá padà ó wá di jímọ̀ ẹjọ́ mẹ́jọ ká afẹ́ẹ̀wà jímọ̀ ní wàláyé mo bóde báyìí tí mo rí gbájẹ̀ ọ̀dá mo kà padà lébẹ̀ ni kí lẹ́ nígbà kìí sí ọ̀tà ó ní wọ̀kú wọn ṣe dédé síra wọn ṣe ń sẹ̀wọ̀ lórí ní káàkiri ọmọ ìgbìmọ̀ wọn sẹ̀wọ̀ lórí ni àkíyà ní bọ́rọ̀ ìkíni kọ́rọ̀

ọmọ tí ó ti tẹ́tẹ́wọ́ tó pàlọ́wọ́ ráà wọ́n èyí á rẹ̀ ibi eku ọ̀jẹ́ ń gẹ́ni rẹ̀ ibi eku jẹgẹ́ ló ti jẹ ìtàkùnmù ìbímọ̀ àti sánmà nẹ̀ ṣe bí ẹni kú ọmọ fún eku pọ́ọ́yá kẹ́mù ah, ah, ah, ah sorry gan kíní ẹni agbára gan àwọn òtẹ̀ tí ìmọ̀kókò tí ń ṣe nígbà tí sì dìbọ̀lẹ̀ rẹ̀ wọ́n tẹ́sì dọ́kọ̀tọ̀ tẹ́sì yẹn láàrọ̀ wọ́n ni kíní ya ti máa ah. wọ́n ni èèyàn mẹ́wàá ló ti ti dìde wọ́n ló ti máa wọ̀ná ah. wọ́n ni wọ́n ti dìde tẹ́jọ tó ti wọn olókọsọ rẹ̀ ah. yọ́ ma wá tàkà yọ́ ma faka yọ́ ma jẹ́mà ọlọ́run ti fi rú ẹ̀ àbí òtí ti bá wàjà táà bà jáwọ́ ilé ìpínlẹ̀ sáàrù sọ́dọ̀ kòrónà wá ọlọ ẹ̀bùlà wá ọlọ èèdì nìkan àwọn ẹ̀wà ń kọ́ bí ìgbà tí wọ́n ń fi nǹkan kún nǹkan bọ̀tẹ́dì náà ti wà ẹ̀bùlà ti wà kòrónà ti wà kìníkà ti wà ọlọ́run ni tẹ́rù pè ní àrùn gbajúmá sábàbí rẹ̀ ni wọ́n kú ọ̀tẹ́ àmàyí wọ́n káàkiri sábàbí rẹ̀ ó ní ààrí agbára kankan kí ó ma wá kẹta fúnkọ náà lórí lẹ́pẹ̀ Kí ló mọ́ wà máa pariwo? Kí ni àlẹ́ ìdágbé ẹni tí ò sí ọ̀pìn? ọ̀kanú àwọn driver trailer fún àwọn àfáwà lọ́jọ́ ọparí alúkọ̀tà ìjọna ọwá délé kò sí epo nínú jẹnẹrétọ̀ wọn ọ́sẹ̀ wà gbé kẹ́gì ọfẹ́ lọ rípo trailer yẹn lọ mọ́lẹ̀ báyìí nígbàtí wọ́n gbò àtàwọn tẹ́tẹ́

kìí sẹ́fẹ́ o ṣùgbọ́n ẹni ọlọ́run tẹ́ ń bá a lọ àríbìtì sọ fún a fúra àwọn olùgbọ́mà bẹ̀lọ́n gbogbo tí wọ́n ti ń pè ní àjàkálẹ̀ àrùn ẹ ń bá bá lọ́nà mùsùlùmí ṣàhádà ni wọ́n máa jẹ́ fún ìlú ẹ̀rí ni pé eléyìí òní ìrìnà àwọn ọlọ́run tí ó máa lọ àjẹ́mẹ́ ṣùgbọ́n gbogbo wa ló wù ká tó sìn pẹ́sì ṣùgbọ́n ọmọlọmọlọ wà lọ́ọ̀sẹ̀lẹ̀ ní ti ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ṣẹlẹ̀ ní sọ́bọ̀lọ́sọ́lám wọ́n làm yán kúsù mìkìyàlá wà ní ìjáàná ìlà òkèdò bìsìnì ẹ̀ẹ̀sì ni wọ́n ní ìlú kan kí wọ́n máa wọ́n máa dẹ́kù ọ̀tọ̀ ní tẹ́ ìwọ̀n ọjà lókòó ọ̀tọ̀rùntẹ́ mọ̀ ti tàlé olóòpé ó ní ètí ẹjá fún ẹ̀kọ́wọ́ ọbọ̀nú pọ́mpù onígbàtí ẹ̀kọ́ ọbọ̀nú pọ́mpù ẹlẹ́wà ilé ilé ìkẹ́lẹ́lọ̀ tẹ́wà kóngò mẹ́wàá lóní ẹlẹ́pà olóòtún kó pépà yọ wà gbé sókè yọ àgbéyó sókè hmm. gbogbo àwùjọ tí wọ́n bá ti mẹ́ bí òṣùn àkú ilẹ̀ òkèrò bí sinmi ìyàn ó mú wọn o ìyàn yóò mú wọn o wàṣípẹ́tì mọ̀húnà bákanáà gbogbo tó bá ti ń dúró sùn wọn kún ìnira owó ìmọ̀ ọgbẹ́bùkátà tó bá ní 5,000 wọlé tí ẹ lò ní ò tí rí 5,000 tó rí mú kúrò ní sí ti 5,000 ẹni 5,000 lọ́wọ́ yóò sì mọ̀ sọ ẹ̀kún tí ó tún fún kún jáde torí 50,000 wó bèèrè wẹ́ láàrọ̀ ọ̀sẹ́ni tí bùkátà ni ó bìyànú wọn àtìgbà tí ikun mọ́ tó bá tó bá sósì wọ́n a fi wọ́n a lò tẹ̀lé ìdẹ̀kùn ìyẹn ti wà àrùkúkà tàbà rọrùn wàjáwòrì sultani aléhìn wàjáwòrì asultani aléhìn wọ́n ò sì ní ní olórí tí ó fi dáadáa bá olórí tí ó ní alábòsí ayé ọ̀rọ̀ lọ́jẹ̀ ẹni ẹ̀ẹ́kọ́kọ́ mọ́ tó ń ṣẹlẹ̀ àti gidi olórí tọ́wọ́ tí wà jẹ́ oná lọ́bẹ̀ o tẹ́ bá wá tó sí ìyàwó tí ó fi wá rẹ̀ ika ìka tó bá tọ́ sí mú lọ bá ọba ọba tó wá rí gbogbo nǹkan kọ́ sọ ní ọwà àti ìka ní òṣùwọ̀n àti ndẹ́kù àwàkú bọ́m̀bẹ̀ àwàtẹ́ ìkẹrẹ ilẹ̀ ti bọ́m̀bẹ̀ ìdàjí ni yá àwọn èrì díẹ̀ sí gbogbo ẹni tó kó aláàrọ báyìí inú bá fùlá ní ọwà lẹ́ran múgbùn gbọ́n gbogbo wá yọkùn kalẹ̀ ẹran ò lè mì bí ẹsí mẹ́rin ẹran bí wà lórí àgbà oúnjẹ ẹran ilẹ̀ ń wò ẹran òjì kó lè gbéra mọ́ bí ó sì tànú tí a nù ìwọ́n mìkíra náà tó ń gbé bẹ̀rẹ̀ sẹ́yìn nítorí ẹ̀rán ẹjọ́ ọ̀fẹ́ sórí burúkú ní ẹgbẹ́ bó sórí kó mẹ́rin ilé o ẹgbọ́kọ̀ mẹ́rin mọ̀fẹ́ gbé o ti rérò lẹ̀ láwọn èkó náà náà tí ó ti kọ́kọ́ orí tó gbé mẹ́ta tẹ́lẹ̀ nǹkan ẹ̀ṣẹ́ ìmúlẹ́gbọ́ ẹ̀bọ́lẹ̀ mẹ́rin ẹ̀bọ́lẹ̀ in tó ń kàlùkù dánwò ní àwọn bọ́ọ̀sì kan bẹ ìlàjì fláwà ìlàjì èrí náà wọ́n máa dùn pé à ah, ọba fẹ́ gbàgbé ọgbọ́n yìí méjì báyìí ó mú mẹ́sí tí ìdálẹ́ lọ́ọ̀dọ̀ yá sí kí ó sì kún kama jẹma ta ní ń bá wà dàrú ọwọ́ láńdàrú fúra wa òsùn àti nìkù aláfẹ́ náà mọ̀ bí fẹ́ wọ́n ti ẹ̀ àkọ́tọ́ bá mú báyìí ẹ̀kẹ́jì ti mọ̀ tí wọ́n lọ tàkìrì ọ̀hà pẹ̀pẹ́ ètò bí tí ó ń bí asẹ́gbẹ́ta ìgbẹ́gbẹ́ àwọn ọ̀lọ́wọ́ ojú ti pọ̀sẹ̀pẹ́ gbọ́nsẹ̀pẹ́ ó sì wọ̀rọ̀ òǹkàlùkù pẹ̀lú tí ẹ̀ pẹ̀lú tí ẹ̀ òṣùn kálùkù ní ti ẹ̀kú nǹkan mẹ́ta ló mú lọ ìyàn ó mú ó ti mú ẹ̀rùn tó ń kálùkù wí ọmọ àmì sóò ti jẹun lókùnbáyìí ẹwọ tó tẹ́tí ń kọrin yóò so ilé òsì mọ́ a ní kí ọ̀rùn bọ̀ búkàtà a sì ní ní olórí tí ó láàánú wa tí èdè ní kánsílọ̀ tí èdè ní chairman government tí èdè ní gómìnà àwọn náà mọ̀ rò pé àwọn náà yóò mọ̀ wu àwọn tẹ́rà wà náà ti ní ìpìsọ́lọ́run àwọn tó ń sùkú àwọn olórin ìdánsù fún lábẹ́nu pé ní ìdẹ̀wà mí gbogbo tí ń ṣẹlẹ̀ yóò ẹgbẹ́ bó ìpàdà ọjọ́ kìjìnà ẹgbà lóòrùn àlànà tó fi sùkú kòbùkúrò ní ó tó mú tọ́jọ́ kẹta tó tún pa ìdẹ̀ nínú ilé tọ́jọ́ márùn omi gbóndé ni wọ́n tẹ̀ ní ọkọ̀ fún ọ̀fẹ́sọ́ kalùkú lórí kì í sì náà èmi àti ìlà àdá tẹ́ràn sí rí báun mélòó ni àti ẹgbọ́pàá mélòó ni mélòó ni ẹ sáwà náà ṣùgbọ́n afẹ́pọ̀ aláàrin ìgbàfọ̀ lọ ọlọ́nà wà wádìí ẹsẹ àǹkọ̀kan ó di méjì wà láyẹ́mnáwù kọ́wí zakata àmúwánihìn awọ́lam yẹ́mnáwù zakata àmúwánihìn ìlà yìí olùkọ́kọ́rọ̀ bẹ́ẹ̀ bá sì ti rẹ ní àwùjọ táwọn olówó ẹgbẹ̀ tí wọ́n bá ti yọ zaka tọ́lọ ni wọ́n máa yọ nínú dúkìá wọn zakawo zaka tọ́jọ́ wípé ìgbà tí wọ́n bá tu owó jọ tí wọ́n wá lówó tó wọ zàkà lọ 2.5 wọ zàkà nígbàwó ní Ramadan ọdún owó èyàn wà fi 2.5 pamọ́ yọ́ mọ̀ sí ní ayé rẹ̀ lọ yọ́ mọ̀ bọ́ bùkátà tọ́wọ́ òsì ní ka 2.5 tí ó tù fi wá lọ bó padà lọ wéèyàn ìlúẹ́sẹ̀ lọ zàkà mẹ́ ẹwọ àwọn tòkòtòkò ìjọmẹ́jọ mẹ́jọ yìí káìtì ìjọsì ọmọ yọ ní owó ọkọ rẹ̀ ọmọ skúl yọ́yọ́ ní owó ìjẹ rẹ̀ nígbà yọ́yọ́ wọ́n aṣọ nígbà àwọn yọ ọlọ́wọ́ sì rán wọn ní yọ kọ́dà kò tún sí inú òfin àwọn kìrìsìtẹ́nì gẹn kò sí lọ́dọ̀ àwọn mọ̀ gbogbo àwùjọ tí ó bá ti yọ zaka kí n jọ mọ̀sẹ̀rẹ̀ sí wọn mú ní olùkọ́tọ̀rọ̀ nínú sàmà ọlọ́nàwò ní sọ omi kalẹ̀ fún láti sàmà òjòòdù ní àrọ̀ fún bọ̀lọ́ọ̀lọ́ ìbàáyìmù tí è bá ọmọ mẹ́sẹ̀ ń tiẹ́ tí ẹ̀mí ẹ̀ sí lágbó àtẹ́ ń ṣe ọdọ̀ bàdẹ́dà

láti àgbàdo lẹ́fù àtọ́dá tọpọlọpọ wá lọ òdìbẹ́ta ẹlẹ́ẹ̀kẹ̀rẹ̀ wà lámì yán kúrò àádọ́lọ́ wà áàdà rasúrí sallallahu alaihi wasallam illa sallatu alaihim aduwa min ghayrihim fayakhudhu ba'd ma fi aydihim <laughs> Allahu akbar annabi mi sọ̀rọ̀sọ́lá gbogbo àwùjọ àgbé ọ̀rọ̀ ọ̀rọ̀ lórílẹ̀ ẹ máa sì ní o in tí mo sì fi ṣe mánú ayé mi kẹ́ máa lò àgbé ọlọ́ ni pé ẹ gbọ́dọ̀ para yín ọkọ àti ìyàwó wá jẹ́ àwọn ẹlẹ́lẹ́ olóòrùn sí bá ṣe wá máa bá lórí ìmìnà ń wò bí ọkọ mi ọmọ méje ìlú wo ni ó ìyàwó ní ìmìnà wò bẹ́ẹ̀ ó sì ní àmú kan wá yàwó ní inú mú ti ẹ̀dùn nígbà tí wọ́n ti ẹ̀ ti pè méjì ìwà nìkan mú ọkọ̀ àti ẹ̀wà jọ ń fà wọ́n wá ara ókọ àwọn ọmọ sínú pépà kẹ ṣe èṣù tí ò lè fún yín lọ́mọ iná fún yín ọba tó fún yín kò sí ẹbẹ̀rẹ̀ rọ rẹ̀ adịọ àdé ọlọ́run fún yín ẹ̀mà tọ́jú ẹ̀ èyí pa àdé ọlọ́run subhanahu wa ta'ala èmi nìkan lẹ́yìn ìgbà náà tí wọ́n bá ti yí àdéhùn ọlọ́run àtẹ̀dá nàbí rẹ̀ kí n jọ máa ṣẹlẹ̀ ọlọ́run di ọ̀tà sí ẹ kọ̀wà ní ìjára wọn àwọ́là ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtànẹ́bì ọlọ́run di àwọn èdò sí a bá ní pẹ́sẹ̀ntì lẹ́ni gbí àláfíkà àti ọkùnrin láìsí wá ń jọ UK wọn kò láìsí wa United Kingdom America náà ti gbagbára lọ́wọ́ ti ẹ̀nà wọ́n wà jọmọ́ UK bá eh, Nigeria ẹmú 10,000 wáwọ́ America lórí òpé o 7 ni ó gbàlọ́wọ́ wáwọ́ àwọn náà gba 5 kan o aláìní wọ́n sí wà náà tẹ́tì sọ ọ́dá Nigeria 7,000 ẹmú wáwọ́ torí àtúmọ̀ tí ó tó wá báyé o ó tó China ni kí ṣe gbogbo tó rẹ sáwàtàwà ní ẹ́sì àná onírú alága náà ṣe ríbà so àwọn náà fẹ́ jẹ́mẹ́ ọ̀ṣẹ́ tírípù ọrùn wọn wọn lọ́wà wọ́n tún hábì tírí rẹ̀ mọ́nà àwọn gba 10 tẹ́lẹ̀ di 12 pẹ̀lú 5-7 15 ọba o odidi ọdún kan méjì tó didi lúò ní parẹ́ mẹ́ ẹgbẹ̀rẹ̀ sí ti ń parẹ́ tó kọ́nà ọba ǹdàbà dúó ti àà tí wọ́n ń pariwo kòrónà kí ló dé tamẹ́ríkà ọba ní lo nuclear bomb fún kòrónà China ò lo UK ò lo gbogbo nuclear bomb nuclear olóòkú gádùn lójú ẹsẹ̀ á sì máa sinmi kí ló tí wọ́n yìí tí wọ́n bá wá lè ní ọba tó dẹ̀kòrò sí ẹn tí ó fi gbé yí wípé nuclear weapon àwọn ọ̀rẹ́ kòrò náà kí ó tàwẹ̀ ìrìn àti yóò gbò tẹ́lọ́bà wọ́n lẹ́yìn a máa lágbára ebí ń bọ̀ bá nílà káyìn lọ́dí agbára rẹ̀ tí ìfòrò òdè tí ó gbà tí ó kò ní bẹ̀rẹ̀ ní ọmọ wọ́n lẹ́yìn mọ̀ ní ohun oúnjẹ ẹgbẹ̀rẹ̀ ti ní àbẹ̀ onye lẹ́yìn lẹ́rẹ̀ ìná omi omi kó rẹ̀ mẹ́ra ọmọ àti ìjàdé wọn ọwọ́ akù nàmbà 5 wà máa lam tahkum a'immatuhum bi kitabillah gbogbo ẹni pátá táwọn olórí ibẹ̀ tí wọ́n bá ti máa lò kí ọlọ́run wọ́n máa lò fi ọlọ́run ọba lera wọn lórí wọ́n yàtà kọ́lọ̀rù mímọ̀ àìzẹ̀lọ́lọ́ àbá àkẹ́tì ẹ̀bọ̀ ọbẹ̀ wọ́n fẹ́ èlé ọwà sútébù fún wa alìmọ́lé ẹ̀fẹ́lé ìsílẹ̀ wọ́n yíwa jọ ti ọ̀rọ̀ náà wọ́n ń jọ ti ó ní ìṣe ìsìná ó ní abẹ́ ọkọ mi ló sú mi mọ́dẹ̀fẹ́ exchange abẹ́ ní tí mọ̀ kàfẹ́ sí ni ọlọ́pàá wọ́n gbọ́dọ̀ fèsì ọkọ ìyàwó tó ti sán ẹni tí díjẹ́ mẹ́nà fún wánú tó ti sán ẹni tí ọba lórí ìyàwó rẹ̀ tó ti fọ́ ní àpòlá lórí oríwó fèsì wọ́n àkọ́ tì mọ́ léná ọkọ̀kọ́ dára ẹlọ́mọ́ ìyàwó ẹ̀sọ́gbókò fi fọ́sì bá ó lò fẹ́ chéjì abẹ́ni sórí pé ti sẹ̀ráì wọ́n wà ní kọmọ bẹ̀rọ̀n pé kẹ́ni ẹbá gbàbẹ̀ kú ọ̀rọ̀ mẹ́tù ní ẹ tí ọba kú wà láàrẹ ma ń bà sáàmà sàdúwà nígbàtàrà tí ó sì rẹ̀ padà ó ní pọ́ọ̀sì kàmbẹ̀ tó mọ́wá ní inú ti 50,000 lọ́pọ̀ ma. ọmọdà sísà ti ń sọ̀rọ̀ sára rẹ̀ fásitì sílẹ̀ la ilaha illallah nínú tàbí mẹ́lọ́ òjò tàbí mẹ́lọ́ rọrùn bẹ́rù oṣù màbánú tí ọmọ fòkè gbogbo bí wọn bá ti fi ìdájọ́ ọlọ́run ọba dájọ́ a ń sọ wípé ṣẹ̀ríà ọlọ́run nìdájọ́ ẹ̀yìn ní nǹkan mẹ́rin in tó ju wọ́n máa kàrí kí ọmọ kàtà àbàtì ti tọ́lọ́ ìdájọ́ wọ́n ta hálà ọ̀rùn bí máa ń zọ lọ ní tó lọ ń sọ̀kalẹ̀ wọ́n tó wá ń yọ̀kan wọ́n yọ̀kan wọ́n fi kan sí ọlọ́run dákun mọ́jọ̀rọ̀ wọ́n dárò ọlọ́run dákun mọ́jọ̀rọ̀ wọ́n dárò ẹlọ́wọ́ ṣẹ̀rí àkọ̀tù lọ jába sónìtùmà ọ̀rẹ́ká bèèrè wa sónìtùmà àwọn bàbá tí ẹmọ́ gbogbo ní kọ́ọ̀tù kọkọkọkọ ọlọ́run jẹ́ kí ṣètọ́ wọn lórí ẹnìkọ̀kan wáwó tí ìyàwó ẹnìkan bá lọ rojọ́ rẹ̀ láìdá tí àwọn bàbá tẹ̀ kọ́kọ́ ní ọlá àfáà báyìí wọ́n gbé sẹ́gbogbo sẹ́nu wọ́n yára lóyìn lọ́wọ́ jù nǹkan lọ ẹsì máa pẹ̀lú àìlà àfáàfáàfá tí wọ́n náà bí àjílẹ̀ àbílẹ̀ kúrò pẹ̀lú ọmọlọ agodi abádẹ́yàn ọ̀sẹ̀ ìjìnlẹ̀ yìí bò àádásọ́rọ̀ rẹ̀ padà ọmọlọ́lù torí pé àṣẹ ìjọba ń bẹ́m̀bẹ̀ eléyìn ọ̀sájẹ̀ ìjọba ń sẹ̀rí akọ̀ wọ́n kò bẹ́lẹ̀ mi sọ̀rọ̀ ní ọgbẹ̀gbẹ̀ ọ̀pẹ̀sí ní ọlọ́ọ̀tún lè bá rú ìsọ̀ lọ́bà sọ fún àti ẹ àti ẹ wọ́n tí ó ń dájọ́ gbogbo bí wọ́n bá ti fi tọ́lọ́m tọ́lọ́m náà káàkùn lórí o àsọ́lánà ẹ̀yìn mùsùlùmí kírípẹ̀ ìsábòsì ṣe bẹ́yìn mọ́ wípé rúlà revolution bá ṣe sáyé ọ̀dọ̀ yìí lọ́wà kírípẹ̀ ìgbẹ́ ìyàbòsì ẹ̀yìn mọ́ ẹ̀sùn mẹ́kọ́ òfò láàbà mẹ́ múlùpọ̀ dípẹ̀ ìwé o ṣùgbọ́n táwọn èèyàn bá rí chánsì wọ́n lè lókò kan ìlú ní tí ó pàdé nítorí pé olóṣèlú nínú gbogbo àwátà mẹ́bí àwọn olóṣèlú ní adájú wọ́n níwà wọ́n ní sùúrù wọ́n lójú àánú wọ́n ń sáìsọ nítorí wa wọn ọ̀pẹ̀ kí wà náà bá wa ṣùgbọ́n kí ló kó bá wọn wọ́n lọ ti affected system by Allah system ò tẹ́lẹ̀ fọ́ ọgbọ́dọ̀ gbóná ó lò ń fẹ́ ìdarí àwọn ẹrú ọlọ́ àbúkẹ́kọ́ ọ̀lọ́ bá dá àwọn tí ó tí ó pápá tí ó bá fẹ́ lè pẹ̀lú kìrìsì yóò jẹ́ lórí àwọn tó ń dá ó lè sọ̀sídì tó dá tó kọwàrá rẹ̀ dá ṣùgbọ́n lórí àwọn ẹ̀dá ọlọ́run bá tẹ́ máa fi pẹ̀lú pẹ̀lú inú ìwà dùn ilé ìgbìmọ̀ asòfin náà this constitution can never help us ó sọ ó ọkà ó sì nǹkan tó fẹ́ tó mẹ́wàá kí ní ṣe tá àwọn ọmọ rẹ̀ ṣe wá rí gbogbo ọba tó gbọ́wàá alọ́dọ́lọ́run alọ́bọ̀ ẹnìkan kò fi àjíyá àwọ́lá fi àjíra wa o kí ni tí ní ọmọ ìgbẹ̀rẹ̀ ẹni ká mọ́ dìbò ní lọ dìbò ọba dìbò ẹn tí ó dìbò ọlọ́run obìnrin rẹ̀ kìí lè fi dìbò kọ̀pọ̀ ọmọ tí ọba ti mọ́ tí ó sọ fọ́lọ̀ nǹkan lọ dìbò ẹn bá lọ dìbò ó bù ọ̀nà tí ọba mọ́ tí ó sọ fọ́lọ̀ yà àjọ kò àwọn tí ó dìbò sí Nàìjíríà ò sí Nàìjíríà ọ̀nà ẹsẹsẹ

Níbo ló fi fẹ́ gbọ́yé pé tó kùnà ẹ̀tọ́ ọmọ ẹ̀sẹ̀ rùn, níbo ló fi fẹ́ gbọ́yé? Jẹ́mọ́ ìṣẹ́ mú túnú wọ́kọ̀ wá pọ̀ rún bí. Wa dhalika khayrun lahum law kanu ya'lamun. Ṣé bí ká ti pàdé yìí? Tí ó bá ti wá ń lo ìdàjọ́ mi, tí èsẹ́ ìdàjọ́ ọlọ́run ọba, wọ́n yẹ kọ́kọ́ yọrù mímọ̀ àǹzẹ́lẹ̀ lọ́ ní tọ́lọ́ ń sọ̀kalẹ̀, wọ́n wá mú èyí jẹ́ èyí ọ̀jẹ́, ilé ìwà òkè ilé ọ̀wà wọn báwọn amẹ́ríkà àdúrà nǹkan kan tí ń ṣe wàsásùn wọ́n yọ kan wọ́n mọ̀kà kó oṣù oníkan wàsásùn nìkan àwọn èèyàn mọ̀ kó wọ́n mọ ìdájọ́ ọlọ́run wọ́n ma wá wo omi tí ń bẹ lórí ògì wọ́n mọ̀ fi dájọ́ ní bá tàbí ẹ̀yẹ pẹ̀lú ambulance ní ọ̀ Nigeria ń bẹ lọ́run tí è máa fi kú kalẹ́ báyìí kó ní lẹ́ni tó máa tọ́jú ẹ̀ yóò tí kò lù ọmọ ẹ̀ wáyì ààrẹ ẹni ọ̀sí kòkọ wá gbogbo ẹ̀ tó bá ti pẹ̀lẹ́ ẹ̀kọ́ tí ọ̀dá rẹ̀ ráyìí dókítà wó kó gbogbo pẹ̀lú nẹ́ẹ̀sì ó dilé rẹ̀ nu kankan wọ́n kẹlẹ̀ kò lé ẹ̀ wó tó fi nẹ́ẹ̀sì kan tì lórí tààrọ̀ lójú wọn lórí tọ̀sán lójú wọn lórí lẹ́gan ó sì sọ ti bí tí wọ́n ti sí ilé tẹ́tẹ́lẹ̀ wọn tẹ́tẹ́ àrùn tẹ́tẹ́lẹ̀ tẹ́tẹ́ tó kọrùn tí ọmọ ọkọ̀ wọlé ó ti níbi tí wọ́n gbà kọjá oríṣiríṣi ìrìn ejò láàyè ní bẹnu gíláàsì báyìí ní tọ́bà náwọ́ sí ni ó ti ní tí wọ́n fi mọ́ báyìí wọ́n láì fún ìbáyìí wọ́n ti fi hàn kọfà pẹ̀lú maṣẹ́ yẹn oró inú ẹ̀lú ọ̀kọ́ wọ́ sínú kọ́ wọ́n àti kò ní sáwọn owó tó yìí mẹ́rin lẹ́nu nígbò láti mú owó èdè mí mọ́ gbogbo ọba mú ìtàyà ọkọ̀ jókòó náà yóò kàdìdì lójìjì ní èwo ní benton kí ni ọ ń ta lọ ló ti máa kínú ó bá sọ ọrún bára àrùn ẹ̀ tó rẹ̀ ọkọ̀ bọ́ta tàbítẹ́ ó tún sùn tí wọ́n bá ti fi ìdájọ́ náà bá dájọ́ àbíọ́wọ́ àwọn kan bẹ̀ ní tí wọ́n ti jẹ́ náà kòrò pẹ̀lú wọ́n sì jẹ́ mi pé àwọn náà làwọn dírẹ́sì ẹ̀bẹ́ ah, illa ja'ala Allahu ba'sahum bainahum àwọn kí tí wọ́n bá sàn bainahum ja'ala Allahu ba'dahum a'da'an li ba'din nínú ẹmọ́lẹ̀ ara àtàkàkọ́ ọmọbìnrin wọn ọlọ́nà náà ni wọ́n fèsì ara wọn gbogbo ibi tẹ́ẹ̀ bá ti lè dájọ́ ọlọ́run fúra yìí lẹ́fẹ̀ẹ́sì ara yìí ilé iṣẹ́ ìjọba ẹ̀sọ́wọ́tẹ̀ ń pàmbẹ̀ tí ń bọ́ sápò ẹ̀sọ́ kọ́lọ̀pọ̀ ọmọ ẹgbẹ́ fún ẹ̀sìn rẹ̀ lójú ọ̀nà kí ní fi ń ṣe ẹ̀ṣọ́ kí ìkọ́ọ̀pọ̀ wọ́n àti ìrẹ̀pọ̀ ọ̀sọ̀pọ̀ ọ̀nà ọmọ sọ́jà wà tí ṣe tí sọ́jà ìṣẹ́lú tí ṣe sọ́jà ní kò mú sọ́jà wà sádùgbò bọ́ọ̀lù ìṣẹ́ ìbọn náà sínú àwa iná ni wà lára wa o táwọn ìbá kádàbó orí mẹ́rin sí ní orò náà ẹ̀ẹ̀dì sọ báwọ̀ union yàtọ̀ nature ọ̀sẹ̀ tàwọn union ni eh, eh, eh, oòrùn gbagarabi ọ̀rọ̀rùn asada Suleiman àti Salman na pèsè àwọn àyí omi iṣẹ́ iṣẹ́ yìí mọ̀ kẹyìn wọ́n tó kí o papọ̀ tó láti jẹ́ jẹ́ bàbá wọ́n àti jẹ́ wọ́pọ̀ wọ́n yẹ́ lọ́sí sáàwà àbẹ́ta ara wa ọmọ kí ó bẹ̀ta àfáà a ń kéré fún wa ẹbí gbogbo àwọn àfá àpàtá tí wọ́n bá yí ẹbí wọn wọ́n mọ̀ pé ń tọ́lọ ń fẹ́kọ́ àbí wọn kí ó tí wọ́n sọ òdodo táà bá ti lẹ́nì kẹ̀kẹ́ tí ó dà sí bàjẹ́ lọ́rọ̀ ìbàjẹ́ ta ló ọmọ jẹmọ́ àkókù múra wà láàrin o Tinubu ló wọlé àkówà láàrin àti búlọ wọlé àkówà láàrin nítorí wípé sánmà ní a ti sí ilé ilé kèése bí ẹni kó jẹ́ pẹ̀lú ẹgbẹ́ ẹgbù wọn pẹ̀lú ẹ̀ tàbá gbé jẹ́bù kọlọ́ngà àásọ nǹkan ní ìdọ̀báyá ibẹ̀ kọ́ ṣe sọ lọ́dún ni kò kí lọ́pàá kàáfà in tọ́lọ̀ bá wí náà ní kọsọ̀ ma bú jọba mọ́ bẹ̀rẹ̀ kàkà in tọ́lọ̀ oṣèré oṣe torí kan wọ́n bú wọn náà bóòlù sí sọ fún wọn wá gbọ́wọ́ wọ́n gbọ́wọ́ ìfilẹ̀ fọ́nà subhanahu wa ta'ala ọlọ́njọ́ ọlọ́njọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ní ọ wọlé mọ́jọ̀rọ̀ tí ó dárùn bẹ́ sí Ah, mẹ́jẹ̀ kálìjẹ̀ náà bọ́lọ́wọ́ ọ̀tíá ọlọ́ọ̀báwò gbogbo obi ọba ní nítorí pé orí ayé lórí o lè fọ́rẹ̀ rẹ̀ o lè fọ́ta rẹ̀ kò sọ́dọ̀ olùbú kò ní ìgbọ̀ rẹ̀ tó bá nítùmà ní ẹn tí ò kí nìfọ́lọ̀ kò lè máa darí àwa mùsùlùmí ṣùgbọ́n orí ayé ni ó sì wọ́lọ̀ nípa ní ò nítùmà rẹ̀ ọlọ́njọ́ mẹ́jọ lùí mẹ́jọ odé ọlọ́run fọ́ àtọ́ alẹ́mì jí a lè sì fẹ́nú rẹ̀ ọlọ́run fọ́ àtọ́ alẹ́mì jí a lè sì fẹ́nú rẹ̀ ọlọ́run fọ́ àtọ́ alẹ́mì jí a lè sì fẹ́nú rẹ̀ bí ó ṣe mẹ́rọ àlọ́run láti ṣe tiẹ̀ ọlọ́run ṣe rùn bẹ́ẹ̀ fún wa ọlọ́run jọ́jàrí jí a lè rí mẹ́rí ní tí ìrọ̀rọ̀ wa ń bẹ́m̀bẹ̀ wọ ládàní kẹsẹ̀ rẹ̀ bí ó dú wa kúrò níbi tí ìrà wa wà mẹ́jì nínú àwọn tí wọ́n kọ zero sórí ìwé iṣẹ́ rẹ̀ méjì àti bẹ̀rẹ̀ ní kàmọ́ ọlọ́njọ́ gbogbo tí a bá wá ń pẹ́bọ̀ àwọn ojú wúlò fún méjì àti sẹ́gbèsé wọ́lọ́dà ní kàsí rẹ̀ bí haqqi la أحمده وأجلله وأشكر أن يعمل إذنة وضعفنا وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمة ويخاف عقابه وأسلي وأسلم ألم نبعث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة بالقاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصابه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولنا والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله الشديد قبة الإسلام فعلا أرسل الله سبحانه وتعالى رسله كثرا لأن لا يكون للناس على الله حجة بعد الرسل وختم هذا الإرسال بنبينا محمد صلى الله عليه وسلم وجعله خير الأنبياء صلوات ربي وسلم عليه وهذا الرسول بعث إلينا فبلغ الرسالة صلوات ربي وسلم عليه وأدى الأمانة ونصى الأمة حتى تركنا على محدة بيضاء نقية كان هذا لا يزيد عنها قال هذا النبي الكريم إلا هالك ومن كان من آل الحي عياذا بالله من الحي أمة الإسلام إن الله سبحانه وتعالى يسر لعباده المؤمنين سبل الخيرات وختم أعمالهم بالقبول وعلق إنزال الخيرات والبركات بإقامة العدل على أرضه وقال سبحانه وتسامى ولا تفسدوا في الأرض بعد إصلاحها أمة الإسلام من أفسد في أرض الله بعد أن أصلح الله سبحانه وتعالى أرضه فإنه خاب وقصر كيف لا قال ربنا سبحانه وتسامى ختما لهذا الموضوع بقول ظهر الفساد في البر والبحر بما كسبت عيد الناس ويذوقهم بعض الذي عملوا لعلهم يرجعون فربنا سبحانه وتعالى يذيقنا بعد ما كنا نعمل من السيئات لعلنا نرجع فإن الله سبحانه وتعالى رب غفور رحيم من أراد أن يتوب إلى الله سبحانه وتعالى فإن باب توبته مفتوح إلى أن تطلع الشمس من مغربها والعكس أمتنا هذا النبي صلوات ربي وسلم عليه حذرنا عن اتباع غير سبيل الله سبحانه وتعالى لذلك قال ربنا سبحانه وتعالى في سورة النساء ومن يتبع غير سبيل المؤمنين يوليه ما تولى ونصه جهنم أمة الإسلام حذرنا الله سبحانه وتعالى على لسان رسوله صلى الله عليه وسلم قبل وقوع العقوبات والابتلاءات فإن الله سبحانه وتعالى قد جعل المعاصي بريد بريد العقوبات وبريد الابتلاءات جاء في السنن عند ابن ماجه وكذلك في المدن الأوسط عند المنطبراني كذلك جاء في الحية عند أبي نحيم وجاء في المستور المحاكم الحديثة ابن عمر رضي الله تعالى عنهما وأرضاهما أن رسول الله صلى الله عليه وسلم قال لما كان مع أصحابه هكذا جاء من حديث ابن عمر أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين الحديث بارك الله ولكم في القرآن والسنة ورفعني الله وإياكم ما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام جاء من حديث أبلا بن عمر رضي الله تعالى أمر وضعهما الحديث مخرج في السنن عند ابن ماجا وفي الحلية عند ابن نعيم وفي بن لمحاكم وفي, وفي المعجم الأوسط لابن طبراني قال أقبل عليه رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن ما ظهرت الفرشة في فم قد حتى يعلموا بها إلا خشى فيهم الطارون والأوجاع التي لم تكن مضت في أسلاقهم الذين مضوا ولم ينقصوا المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤونة ودور السلطان ولم يمنعوا ودور السلطان عليهم ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا الأقرى من السماء ولولا البراهين ولولا البراهين ما أنكروا ولم ينقض عهد الله وعهد رسوله صلى الله عليه وسلم إلا سلط عليهم عدوا فيأخذ بعض ما في أيديهم ولم تحكم أئمتهم بكتاب الله أو يتخيروا مما أنزل الله إلا جعل بأسهم بينهم لذلك جاء من تحذير من الفائشة من حديث أم المؤمنين ميمونة بنت الحارث رضي الله تعالى عنها أربعة والحديث في المسند عندما محمد قالت إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تزال أمتي بخير ما لم يفش فيهم ولد الزنا فإذا قشى فيهم ولد الزنا يعمهم الله بعذاب نسأل الله الرحمن أن يقينا من سوء الخاتمة وأن يفتى على هذه الدولة من خيراته وأن يردنا إليه ردا جميلا اللهم ربنا تب على التائبين اللهم ربنا تب على التائبين اللهم ربنا تب على التائبين اللهم ربنا تب على التائبين اللهم ربنا عز لسوى المسلمين اللهم عز لسوى المسلمين من عادات داء الدين اللهم من أرادنا وأراد جيبنا بسوء وأراد كتابك بسوء اللهم ربنا أرد بالفتن وجل كان في نحري وجل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا كلنا معيدا مصيرا ومجيفا يا أرحم الراحمين اللهم خذ مما هذه الدولة لعبادك المتقين اللهم ربنا خذ مما هذه الدولة لعبادك المتقين اللهم ربنا لا تؤمر علينا شرارنا اللهم ربنا لا تحن خير ما عندك اللهم عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم ربنا أحسن عقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة اللهم أحسن عقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المصدوق القائم في مقلبسه الثابتة من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسليما كثيرا Yeah. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح وإقامة الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله استو استو اعتدلوا ساووا بالمناسبة